الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنار ثم الذين كفروا بربهم يعدلون أشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمة الإسلام الحمد لله الذي أرانا هذا اليوم يوم الفطر لهذا العام 1447 الهجرية فنسأل الله تعالى أن يعيد علينا هذا العيد على سنين عديدة وهو على ذلك قدير وبالإجابة جدير أمة الإسلام سن لنا رسول الله صلى الله عليه وسلم سنن خير ورشد في هذا اليوم فهذا اليوم يوم أكل وشرب وسرور وصدقة وإدخال السرور على قلوب المساكين لعل الله يغفر لنا ذنوبنا ويرفع درجاتنا ويوفقنا في جميع أمورنا أمة الإسلام فهذا اليوم يوم خير وبركة فنسأل الله تعالى أن يعيدنا أن يزيدنا بركة وأن يزيدنا خيرا وهو على ذلك قدير وبالإجابة جدير أقول لكم أن تسوى المسلمين أنت ترى لكي كريات جيري فالنبي sallallahu alaihi wasallam ẹni ọba dídà láti bá máa jẹ́ kẹ fún gbogbo wa ọlọ́wà ń bí ọ lọ́dà ní kẹsì rẹ kí a wà ní ọrú tí ó pàyà rẹ nípa àti tòótọ́ àwọn tó wà nìkún ìkọ́lá dìgẹ́ rẹ fún annabi sallallahu alaihi wasallam ẹni ọba dídà bá ní jama'a lẹ́yìn tí kọ́ dàrú ẹ̀sìn islam yìí ó ní ẹ̀sìn téyìn ó tí ó fi rójú rí ọlọ́n ẹ̀sìn ni tọ́jẹ́ pé láàkáyè ò borí rẹ̀ kò sí ẹni ẹ̀sìn tó wá ti àrọ̀ sí islamu tí wọ́n bá tẹ́ sórí igbá tí bá ń kan pé láàkáyè ó borí rẹ̀ jàmáà ọkùn àtóbi tí wọ́n ara wọn jọ máa jókòó bí kankan náà sì pé ń jọsìn tí bá gbé ọ̀rọ̀ wá síbi làkáyè tó nítumà làkáyè ọ̀rọ̀ ń yẹ wípé eléyìí sì lè jẹ́ ẹ̀sìn bákan náà kí a pè nǹkan lẹ́sìn ẹni ọba pẹ́dé kò mọ̀ bí a ti bẹ̀rẹ̀ kò bí a bá dé kò tí kò sínú islamu bẹ̀ bákan náà kí n kó dé kẹ́sìn wọ́n sọ pé n tó bẹ̀rẹ̀ o wọ́n ní amẹ́rí ẹwà kámọ̀wù islamu gbogbo nǹkan ló ti létò Ànábì wa sallallahu alaihi wasallam ó ní bí ó ṣe bá wà lù níwọ̀ ọjọ́ òní tọ́jú tọ́jú ọjọ́ ìmọ̀ àti lọ ìdì àkóríire bákan náà àtúwá sí júmọ́ àtúkóríire in tí máa ń ṣẹlẹ̀ ń jọ eléyìí jẹ́ ká máa pariwo pé gbogbo àwọn lọ́balọ́ba ẹ má mùsùnà lọ́ta o kódà kò jẹ́ pé tí ń sọ fún ikọ̀mọ̀rọ̀ gbé kalẹ̀ ẹ òun o nìkẹ́yìn ọmọ àwọn níjọ́ in táwọn bò fi ní mùsùnà gbogbo ọba ti dára báyìí ọ̀ràn wọn ni ọ̀ràn màálù ilẹ̀ àwọn àfá àwọn sọ fún wọn jọun wípé tọ́bá ti di pé ó túbà méjì bá forí gbára wọn ọba àlù ní ó forí kó ọba ní kí ní ọ̀sẹ̀ ẹ̀ẹ̀nẹ̀ bẹ́ẹ̀ mìí kí náà wà fi dẹ̀mí ẹ pa olùdí màálù àwọn àfọwà gbé màálù lọ ó ní ìtàrànà fún ọba nítorí pé nílùú ẹyọ kan túbà ẹ̀yìn lẹ́fẹ̀ẹ́ mi yí di ọ̀dá bí màlúù bò ní ọwà náà tó wọ́ra màlúù nígbà súnnàdé táàrí òdodo ẹ̀sìn wa wọ́n bọ́kún ìkú ọlọ́run àwọn ọba àwọn ọba ẹ̀ gbọ́dọ̀ kú ti súnnàbò nítorí wípé nínú tẹ́ fi ń rí ìsinmi àti ìfọkànbalẹ̀ súnnà náà ni èyí tí ẹbí ọmọ bá yí sítíà lọ́dọọdún wọ́n wà sítíà nílé ọba ní ẹ̀ ààfin ló sì ti bẹ̀rẹ̀ ààfin ló ti bẹ̀rẹ̀ irú ẹ̀nà rí agbọ́nà ọ̀bàdẹ́ta tó jẹ́ wípé ẹ̀sẹ̀ tó fi ránì nẹ́bì tó píọ̀n ní o náà ló fi èmi àti ìṣe kùngẹ́ rẹ̀ tí a ń ṣe ọdákùnkọ́ gbà lọ́wọ́ wa parẹ̀ ìsọ́lọ́nà lọ́rùn ọba dẹ́ta ní òní ọjọ́ oúnjẹ ni ọjọ́ títí ọjọ́ mímu ni ní jíjẹ kíni ní jíjẹ àlàálì ní mímu kíni ní mímu àlàálì ẹ ń bá tún báwẹ̀ fọ́lọ́ lónìí ẹlẹ́sẹ̀ ẹwọ ìmọ̀ àwọn kẹsì kéré ti nǹkan mí ìfúnra wọn wọ́n ní àwọn ń gba àwẹ̀ bíríbírí ọjọ́ méje òníjà àmì ọ̀làwọn àwẹ̀ tọ́bá lọ́rùn rírì kúrì sáájàníà ebi wákàtí kan pẹ̀lú mí in rísta ká tó wá sọ ẹni tó jẹ́ wípé jọ méje ni òfin jẹun kò sí wọ́n wọ́n rìn nínú ẹ̀sìn wa jẹmọ́ àwọn tí wọ́n lọ rán yúnífọ́ọ̀mù islamu tí wọ́n èé ṣe mùsùlùmí ní ń sọ́ra

díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ dáun lọ́lọ́n pé kọ́rọ̀ ma yé wa gbogbo ẹni tí bá ti ń nẹsẹ̀ ẹ́ta tó ti kó lójú ọ̀rẹ́ tásán wà ẹ má fi ẹ̀sìn kì máa o àwa adúpẹ́dọ̀ ọba dẹ́dà wípé annabita aláǹtẹ́lẹ̀ yìí a sì rí ìsinmi nítorí pé ẹ̀sìn tọ́lọ́n fi rá nàbí ẹ̀sìn tó ṣe é fi ìrántà ni ẹ̀sìn tó ṣe é sọ ni ọba ọwá ń gbà fún ìsìláàmù yẹ ọjá ibi àwa mùsùlùmí gan sàdúwàdé ọbàrẹ́dà òṣè o ọbàrẹ́dà òṣè o ó ti sàdéhùn bí pẹ́mbà ń se ti ẹ iná lọ ọgbà ilẹ̀ fún ṣùgbọ́n jẹ́ mẹ́ẹ̀jọ́ ètò ẹ̀káwọn mímọ̀ wọ́n jọ táwà jẹ́ àrọ́wàsì fún wọn wọ́n máa bá ní pariwo ní wípé a mọ̀ pọ̀ ẹwọ gbogbo yídì lọ́tún lósì apọ̀tàmbọ̀ àyídì ṣe gbogbo wa mùsùlùmí ẹwùbá àṣẹ túyáyá tàtẹ́ ìjáde gidi lọ́tún gidi lósì kò sí àdúgbò ẹni kọ̀ọ̀kẹ́ tí wọ́n lọ tí ò ní gbá jẹma àmọ́ wọn náà lásì ní àpọ̀ àwa mùsùlùmí náà ni ṣùgbọ́n sí ìsìláàmù sí wọ́n kọ́ọ̀lẹ̀ fún wa sí wọ́n fi ìlú okùn ẹni wa a ń pariwo fún wa gbogbo ẹn tí bá mú nǹkan mí mọba dẹ́dà kìí ṣe mùsùlùmí o ààwẹ̀ táàjọ gbàkẹ́yìn ó fi bí panú ní o ọmọ ìyọ zakatuli fitiri ọ̀ zakatuli fitiri wọ́n ọ̀nà kẹfẹ̀rí ẹgbọ́tọ́nà bí wini nínú àdíta bábínà Umar fọ́rọ̀tọ̀ min tamri aw sọ́ọ́án min sha'irin على الذكر والأنثى والحر والعبد والصغير والكبير nígbà tí ó parí ó ní mínà lè mùsùlùmí nínú àwọn mùsùlùmí ẹni wọ́n bá sì jẹ mùsùlùmí lọ́dọ̀ Ọlọ́run òun ni wọ́n gbà àwẹ̀ rẹ̀ jẹmọ́ ẹjọ́ ẹ jẹ́ kí ápòmbi tí ó gbé wa rí bínú Ọlọ́run ẹni wọ́n bá tán sórí pé ó tún ní ẹlòmí ọmọ wòpá ah, ẹbọ tẹ́ ń wí àfà ó yẹ kẹ́ ẹ ti dálé lórí ọ̀rọ̀ ìtìpẹ́ ọ̀tọ̀ ní ìyànwà dáàrù ma máa kírù bọ́lọ̀ báyìí ma tó wá gbé bọ́lọ̀ sí ẹbọ lóòkọ gbogbo ń tọ́ bẹ̀ẹ̀ sí wá jẹ́ gbogbo ẹn tí lọ bí sàárè ìdádì wọn náà àwọn kan bẹ wọ́n ti ọdún lẹ̀ lónìí ọdún wọ́n ẹ̀sùn rọmọké ìbímọ dì sí o ọdún kẹfà rẹ̀ rí nílékọ́ yẹ lẹ́kọ́ ẹ̀sù ẹ̀gbọ́n wọn sóòtọ́ ti ẹ̀tẹ́ kó ń bẹ̀ máa mi ń ìrà lẹ́wọ́ mo sì ń ṣiṣẹ́ bí agbó ni ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀ni fi alẹ̀ ni ẹwà kúta ẹmọ́rùn lọ ẹ̀wáyé mọ́ gbogbo ẹmbá ṣe bí ẹ̀ṣẹ̀ mùsùlùmí o tọ́gbà wípé ẹni tọ́jẹ́ ní kò lè ṣe fún ìyà àfọ́lọ́run bàbá àwọn tí ó sì mọ́ òkú tẹ́ gbé odó sórí rẹ̀ tẹ́ gúnyẹ́mbẹ̀ tí ó sọ̀rọ̀ só ní ọwà asọmọ́ gbogbo nǹkan tẹ́ ń pè ní tí bá islamu ìjẹ́ èyí tó pọ̀lọpọ̀ wá ń ṣe táà fún tí àwọn òpin àṣẹ́lẹ̀ ní ọwà mú ẹkùnú islamu ìlọ́pọ̀jù ọ̀pọ̀lọpọ̀ gbàpọ̀lọ̀ ní páyẹ̀ dìṣe Brilliant boy! Ọmọ yẹn ní ọkùnrin bàjẹ́, the waste here.

ebe mi sọ fún ipi ẹjẹ́ abọ́gbọ̀n bá a bá ti bọ̀gbọ̀n ọba arin ní ọmọ àwọn kọ̀ọ̀kọ̀ ní ọmọ pàwọn ìjọ́kọ̀ bá pọ̀ ọ̀kadà ọpa ìjọ́kọ̀ ọ̀pá mẹ́rú ọpa ìtòrò ọ̀pá mẹ́kọ̀ ọpa lẹ́nu mọ́mù kò sí ní mẹ́rin bẹ́ẹ̀ anẹ́nìyàn bá ní tẹyàn ni kí bàbá ọ̀dàgbà tó báyìí 75

torí pé tí kìí ẹbá dún òdí ọ̀dánù sídì nílọ jísìn ìkọ̀wà yìí ó ní kìí ẹ òdún kí ni ọ̀wà dún àbújẹ̀ lílà ó ní ó ti yíò láàrin àtọ́lọ̀ lọ́wà tẹ́lọ̀ disappoint yìí ni onítẹ́lọ̀kọ̀ ohun kò bàtà yíwà ní oríkèèsì bàtà àríwà àtọ́lọ̀ lọ́wà wọ̀ wà náà tàlẹ́ kò sí lóṣẹ̀ mẹ́nu gbogbo àwa tí a ti torí Ramadan yìí fi ẹ̀ṣẹ̀ kan sí kejì tó wà láàrin àwa àtọ́lọ́lẹ́tẹ̀lẹ́ ẹ má tó jẹ́ àpadà bẹ́ẹ̀ náà nítorí wípé tọ́lọ̀ fi parí ọ̀rọ̀ iná ni wípé a sí àwẹ̀ lọ́rin àfẹ́ iná bá a o àwẹ̀ ọfẹ́ rẹ̀ mi àti ọfẹ́ sì wà jiná kó lè nígbà tí ọba tún sí àwẹ̀ ma ọba rẹ̀dà bẹ́ ọ nínú àwọn tó ti bọ́kùn náà lọ́rùn wọn dákùjẹ́ mi àti ẹgbẹ́ àti wà ń bẹ́ ọ nínú àwọn ẹrú tó jẹ́ wípé wọ́n ti dàtùbí padà lára tí mọ́ sọ ní dàtùbí Ramadan jẹ́kà ẹni ọlọ́run bá gba àwẹ̀ rẹ̀ tó tún ṣe kòǹgẹ́ lẹ́tùl kọdírì ó ti dèjì ọ lẹ́sẹ̀ lọ́rùn ma ọba rẹ̀ dákọ̀ mọ́jà lẹ́sẹ̀ lọ́rùn ma ó jáwà جماعة النبي صلى الله عليه وسلم استحثا على الصدقة خصوصا هذا اليوم النبي سوى لجلين كابوني ìtọrẹ o náà lòdí zakatù lè fítírì wáyé tó jẹ́ pé ń bá yọ ní ìsìn sàárà ló ṣe ṣùgbọ́n kó tó yọ náà wẹ̀ tí ọba tí ìyọba ìkọ yọ sàárà ni ó ṣe kò ní kọ́ ní zakatù lè fítírì mà fún tán oúnjẹ sì ni kìí sowó àrísàsíláàmù bá ní pariwẹ̀ anẹ́bìkọ̀ yọ owó ń bì kàkà kò sì sọ pé ká fi owó yọ àwọn tí a ní àfowó yọ wọ́n ti sọ bí tí wọ́n lọ àwọn tí wọ́n ń sẹgbẹ́ ni tí wọ́n ń fòókù ẹ̀sìn sí ara àti a jẹ́wọ́ fún àwípẹ́ tàbáwàwùjọ lpa ní school of nursing tó jẹ́ tàwà mùsùlùmí àwọn tàà bá gbóyè lọ́dún tó bá ti tàbá kọ́ralẹ̀ ọbádọdún mi àwọn na fẹ́ fira ló ń di àwọn aláìní ìjọ ọdún tó jẹ́ wípé níbi tí ẹ̀sì faradẹ̀wàdé kápẹ́ tí ń bẹ̀tẹ̀ èèyàn ní ló ń jẹ tó lékú ìbẹ́pẹ ni ọwọ̀n tó bá ti wọn kílò méjì àti 40 grand kó gbé fún ẹni tí ó fẹ́ gbé tí èèyàn bá wá níyàn tó pé a sì wà ní àwọn fùfù lé o wọ́n ẹkọ́ fùfù sínú àwọ̀ ẹgbọ́bẹ̀ sí ẹgbẹ́ fáwọn èèyàn síkátù fítìrì náà ni kọ́dà ẹni tó tó jẹ́ láìní tí wọ́n bá ẹgbẹ́ fún tọ́bẹ̀ pọ̀lọ́dọ̀ rẹ̀ tó tó ti lé tó náà tó lè yọfẹ́lómi ọyọfẹ́lómi ìmáàmù mọ́sálásí tí wọ́n gbé fún kí wọ́n lè máa wọn tí wọ́n tún tọ́ sí tí wọ́n bá sì rí pé òun ọ̀tọ̀ òun òsì kọ̀ sí lọ kókó ìyàn bẹ́ẹ̀ lónìí nínú àríjì jẹ́lú abdullahi ọ̀nà tàbí bí bá gbà lọ ríjì oúnkọ́ ni máa gbàbọ̀ padà àwọn àfáà ní kó lè tọrẹ pọ̀ ọ̀tọ̀nà tó tọrẹ fún lọ ọ̀tọ̀nà tí ó tọrẹ fún pọ̀ láti nínú kọ́pọ̀lọpọ̀ èyí ó lè gé ní àdúà rẹ̀ wọ́n sàdúà fún aládùgbò ìgbàtí lọ àwọn aládùgbò ìgbàtí tí ń bọ̀ àwọn pọ̀pọ̀ tí ó lè kí tí wọ́n dùn tí ó lè ti ìdùnnúbọ́wọ̀nú kí wọ́n lè pọ̀ ọ̀pọ̀pọ̀ àwọn àfáà sọ lórí ilé tó ẹ pé bẹ́ẹ̀ làwọn náà bá sí tọ́bá rọrọ̀ bẹ́ẹ̀ kò sí àbúrú bẹ̀ èyí tó wá jẹ́ pé àwọn mùsùlùmí a gbọ́dọ̀ fi ṣẹ̀rírọ̀ ìhàn ṣẹ̀rírọ̀ ni tọ́nà ń gbé láńkẹ̀ ọjọ́ òní ọjọ́ tó jẹ́ wípé ẹlòmí ó jókòó ní ilé rẹ̀ nígbàtí wọ́n bèèrè yóò sì mọ̀ sọ pé ashhadu an la ilaha muslim ìlọ́jọ́ òní sáwà lò bẹ́ ẹjẹ́ ákún àmà lọ bí wọ́n ti ṣeré ní eré tí ò ní pa ìsìnlá ọgbẹ̀ ẹranko alìkún àmà lọ bẹ̀ ọlọ́zú kèbọ̀bá iná gbóṣẹ̀ ìyá sírí lọ wejò láàyè tí erin wọn tí ìkù kákún àmà lọ́wọ́ lọ wérin àwọn ibìkan mẹ́tàrùn káwọn mọ́ lọ tí ń gúnjà gọ́bà gùn a ń pariwo gbogbo bí ẹ ti ń pè disco ń kéé sí bí mùsùlùmí ti máa ń dúró

kọmọ júwẹ ọ̀nà fún ọ̀nà ìkórè kápítà Nàìjíríà tẹ́lẹ̀nù ọ̀nà ilẹ̀ Haúsá lélé sọ̀rọ̀ náà Òṣogbo iná gbogbo ẹ̀mọ́ra wọn ó tútọ́nà ilẹ̀ yíbò torí àrígbàbẹ̀jọ rẹ̀ kí yóò jú ìbáfún ọ̀nà ẹ̀yìn báyìí ọ̀nà ice cream kára súùtì oúnjẹ kan mọ́ màmú dẹ́dì ni ẹ̀yìn tẹ̀lé àà ọjọ́ ọdún láwà ẹtún wá fún anílá bẹ́ẹ̀ni ìjọ ọdún tọ́ a bá sì lágbára pé apẹ́dì àbá pàtọ́kì lé wa iwájú ìta ni ẹjíjẹ́ mọ́ máa jẹ́ iwájú ìta ẹ̀tẹ́ ní ibẹ̀ èrò alóòrò àbọ̀ púpá ìtẹ́ ẹjí ẹjẹ́ ẹgbọ́mọ̀ ìlọ́mọ̀pọ̀ ọmọ ọlọ́dún ni ẹjọ́ máa fọ́ bá a ṣe wáyé dìun àwọn agbó rọ́bà ẹ̀rà ṣùgbọ́n mẹ́ kí òkùnkú mọ̀ bọ́ǹkà gẹ́gẹ́ sọ́dá agogo ẹmà ẹba wá gọ́pù oúnjẹ ẹgbẹ̀ sí lójú kí orí ọmọ ẹ̀dùn tó dárí ní ìwò lélẹ̀ ìgbà ọmọ ọlọ́dún ní ọmọpọ̀ ìyàtọ̀ orí pé àtúbọ̀ pọ́lìsì pàtàrí tá a bá ń ṣe báyìí à ń ṣe tẹ̀fìbìtì fọ́mà lórí ẹ̀sìn rẹ̀ inú rẹ̀ ń dùn pé sí pé àwọn ojú ọdún náà pọ̀ báyìí nínú Islam ẹ̀ẹ̀mù wípé ète yẹn ní ẹ̀ fáwà níjọ Sunday wọ́n múra fọ́mà bí ẹni pé ọmọ ń lọ Amẹ́ríkà ìrẹ́kẹsẹ̀ ládùgbò ìlú ṣọ́ọ̀tì kàmbẹ̀ tó sí ọ̀dọ̀ wọn àti ìsẹ́nu ọ̀nà ẹ̀ gbogbo ẹmbá wá wálé kí láàbà páàkì títì ọkọ̀ wà gùn lọ lọba dìjọ́ náà ní bá ń bá wọn sọ̀rọ̀ ó ní àníwíkọ́ ọba la páàkì lọ labaya ń kọ́kọ̀ wá wọlé tó mì pé àwọn sọbi tí ń lọ àwọn òfin kẹ́kẹ́ tó bá lè fi confuse ẹni kejì sí é fẹ́sìn wọn ẹni tó jẹ́ driver nílé iṣẹ́ ìjọba wọ́n sọ fún pé ọ gbọ́dọ̀ dáwọ́ sí tọ́ọ̀tì ẹ ó pè ọkọ̀ yẹn wá láti máa sọ fún mùsùlùmí tí bá ń kọjá lọ́kọjá bọ̀ wípé inú náà la kí kíkiri sí àlọ́kọ́ ẹwọ bọ́kọ̀ sí pọ̀lọ̀dọ́ àwọn ilé lórí ìpínlẹ̀ lórí ìrọ́ anẹ́bì wá sọ tọ́ dáa jẹ́rẹ̀ ìlọ jẹmọ́ ọyẹ ká sí bẹ́ẹ̀ o ẹni ọ bá ara àgbádá tọ́wọ̀ lọ yìí ẹ mọ́bọ̀ mọ́bọ̀ lọ́rùn láti bọ́ jọlẹ̀ oúnkàlùkú kan wọ́n pé èwà ní à ń dùn náà wọ́n sí orí ní Nàìjíríà sí rí ni Nàìjíríà kò rí bákà àjọ wà mẹ́rin kò ní ọjọ́ ọdún ní ilé jama'a ẹgbẹ́ àdúrawánú kàdùọmánú tààbà mẹ́tẹ̀lẹ́bẹ̀ẹ́ kábọ́lé padà báyìí kálọ̀ra bọ́nfítà lẹ́ẹ̀kì ẹ̀dànú omi ẹ̀bù ṣúgà sí fún àmà dáàdì mi àìmáà sí báyìí tẹ́lá alọ́gbọ́nlọ́ àgbọ́n kàmọ̀ sọ fún èyí tí ó bà bèèrè kátó sọ fún ọdún ló jẹ́ máa mú tí ó ọ̀yá ẹmẹ́sà rẹ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà lọ́jọ́ òní kálé bá jọ fi ìdùnnú kó ìdùnnú ọba dẹ́dà a ń sọ bá ṣe ń sọ yìí àwọn kan bẹ̀lẹ̀ rẹ̀ ojú rẹ̀ náà ni àwà lọ bá ní sún àpadàbọ̀ àwọn kan ti ń dìrù báyìí lẹ́yìn oṣù méjì àtijọ́ mẹ́wàá àátọ̀sọ pé àtúnlọ ìdì báyìí àwọn kan dìrù mọ́kà

gbogbo ẹn ti lọ tẹ́lẹ̀ mẹ́jọ ọ̀bájẹ̀ ẹ tó fẹ́ lọ náà jẹ́ ká tó lè rí bẹ̀ náà lọ jàmáà <clears throat> gbogbo àwa tí a ń rí ìbádà kẹsìkejì ṣe nínú Ramadan Ramadan ló ti lọ ń tẹ́ àwọn ẹni rí àná tí wọ́n jẹ́ àwọn sálàfú ẹ̀sìn láwọn àfáàfáàfá ẹ̀sìn inú ha ṣe kí ní ó tó bá wọn láyé torí wọ́n mọ̀túnmà rẹ̀ oṣù mẹ́fà bá ń níwé wà ní ọbànújẹ́ tó oṣù mẹ́fà bá tó ti wá lọ bá ń tí ẹ tó pàràkó oṣù mẹ́fà ti wọlé ó ti tí wọ́n tó máa ti máa retí ẹlẹ̀ wọ́n máa dáfò tó lú ní àwẹ̀ ẹyọ kan tá àgbà lánàá ẹlòmíì sultan rosu ni obi ẹnkò ní rosu o rosu ohun ní gba ẹyọ kan sultan ní Sokoto ankato lọ yídì tí wọ́n sí ìsẹ́ méjì tí wọ́n sí mẹ́ta jẹ̀mọ́ ẹ̀ṣàgbáwọ̀ ọ̀gbọ́n sọba dẹ́dà lẹ́nu láti ara àwọn olórí àtẹ́jọ́gbọ́n àtẹ́jọ́gbọ́n wọn ò kúkú dí ọjọ́ orí ẹnìkẹ́kẹ́ yìí àjọ ń sún lọ díẹ̀díẹ̀ táàjọ wọ kòtò náà ni àmìọba dẹ́dà àti èmi àtẹ́yìn kó lówà ọdún tàǹsí lọ́wọ́ yìí kọmọ sí ní òpin ọdún tẹ́rì kọ̀ọ̀kan wó sí láyé àwọn kan náà lájọ wá sí rídì ní èsì tọ́jẹ́ wípé wọn ò sí mábáyì ọba dẹ́dà bá ní gbàbọ́ wọn o gbogbo àdáwọlé ẹnìkọ̀ọ̀kan wa mẹ́sà bá ní fi àlùbáríkà sí ibi tí ẹ̀rù ti ń bá wà fi alọ́kànbalẹ̀ mẹ́ gbogbo bí ọkàn wa ti balẹ̀ mọ́jì lẹ́yìn rẹ̀ ìyọnú rẹ̀ náà ni ojú àtúnmà rí lórí rẹ̀ o mọ́bí àṣà rẹ̀ lẹ́yìn ọdún yìí ọlọ́nà ní kẹsì rẹ̀ gbogbo dátọ́nù Ramadan ní àfíwá foríjì mọ́sá àti foríjì wà ní ìkẹ́ mọ́sá àti kẹ náà bá wà lò bí hakila hawla wala quwwata illa billahi al-azim alhamdulillah alhamdulillah alladhi khalaqa as-samawati wal ard yaj'al adh-dhulumati wan nur thumma alladhina kafaru bi rabbihim ya'dilun ashhadu وهو على كل شيء قدير ثم أصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبي الرحمة نبي التوبة أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية خالقنا لجميع خلقه بل وصيته بالأول والآخرين قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أمتنا أنيها لكم لهذا اليوم يوم عيد الفطر الحمد لله الذي أبقانا إلى أن أرانا هذا اليوم على خير وعافية فهذا اليوم كما ثبت عن رسول الله صلى الله عليه وسلم يوم أكل وشرب فقد حرم الله صيام هذا اليوم على لسان رسوله صلى الله عليه وسلم وليؤكد لنا رسول الله صلى الله عليه وسلم كون هذا اليوم يوم عدل وشرب جاء في الصحيح لما بخار من حديث رسول مالك رضي الله عنه ارضاه قال كان صلى الله عليه وسلم لا يقض يوم بعيد الفطر حتى ياكل ثمرات وفي رواية من البخاري وكان يأكلهن وترا هكذا كان صلى الله عليه وسلم يفطر في بيته قبل خروجه إلى المصلى أمتنا فهذا اليوم كذلك يوم الصدقة لذلك أمرنا الرسول صلى الله عليه وسلم بإخراج زكاة فطرنا بين خروجنا بعد صلاة الصبح إلى أن نخرج إلى المصلى يوم العيد وقد كان صلى الله عليه وسلم بعضهم يخرجونها قبل العيد بيوم وبعضهم بيومين سقط هذا لذلك قال عن العلم فمن أخرج زكاة فطره قبل العيد بيوم أو يومين فهذا وقت الجامعة من أخرجها قبل ذهابه للعيد فهذا وقت الاستحباب أما من أخرجها بعد رجوعه من المصلى وقبل غروب الشمس يوم العيد فهذا وقت الكراهة أما من أخرج بعد غروب الشمس يوم العيد فهذا وقت التحريم لأنه ليس له دليل على فعل هذا وقد ثبت من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها وأرضاها أن الرسول صلى الله عليه وسلم قال من عمل عملا ليس عليه أمرنا فهو رد بارك الله لي ولكم في القرآن والسنة ونفر الله وإياكم بما في مملكة الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه كان غفارا الحمد لله وكفى ثم الصلاة والسلام على عباد المصطفى أما بعد عباد الله اتقوا ربكم في السر والعلن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام أنيها لكم مرة أخرى بأن الله سبحانه وتعالى وفقنا جميعا برؤية هذا اليوم على خير وعافية أمتنا أخلصوا أعمالكم لله سبحانه وتعالى واعبدوه ووحدوه وأفردوه في العبادة ولا تشركوا بربكم شيئا فإن الله سبحانه وتعالى هدد نبيه بأنه لو أشرك معه لأحبط جميع عمله لئن أشركت ليحبطن عملك تجنبوا الرجس من الأوثان كما أمركم ربكم سبحانه وتعالى بهذا فمن تجنب هذا فهو الذي يتقبل الله سبحانه وتعالى منه كيف لا هو القائل يتقبل بمن من المتقين فربنا سبحانه وتعالى فإن الله يتقبل من المتقين وإن رحمته كذلك قريب من المحسنين ادعوا ربكم تضرعا وخفيا إنه لا يحب المفسدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوا خوفا وطمعا إن رحمة الله قريب إلى المحسنين أمتنا عودوا إلى أعمالكم الصالحة بعد العيد ولا ترجعوا إلى ذنوبكم وإلى معاصيكم وقد أكثرتم في الاستغفار أيام رمضان نرجو من الرحمن أن يجر وإياكم من المقبولين وأن يغفر لنا جميع ذنوبنا جديا وإبقيا لأنه يغفر الذنوب جميعا وهو القائل قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم نسأل الله الرحمن أن يعيد علينا هذا العيد بأزمنة عديدة وأن يبارك في أعمارنا وأن يجعلنا من عباده الصالحين المحسنين وأن يجعلنا من المقبولين وأن يجعلنا ممن قد خرج من ذنوبه بعد رمضان هذا يوم ولدته أمه وأن يغفر لها ما تقدم من ذنبنا وما تأخر وهو على ذلك قدير وبإجابة جدير ونسأل الله تعالى أن يوفق الجميع لما يحب ويرضى وأن يجعل وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر أعداءك أداء الدين اللهم ربنا انتكم عبادك المستضعفين للمؤمنين والمنس في كل مكان وانصرهم جنة في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا كلنا مؤيدا ونصيرا ربنا آمنا في أوطاننا اللهم استر عوراتنا وأمن روعاتنا عباد الله ولم ربكم سبحانه وتعالى امركم بأمره بدأ في بنفسه وثنى يجد وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقرة شيئا ثابتة من نسي الصلاة علي فقي طريق الجنة اللهم ربنا صلي وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خالد الرحمن أبي القاسم اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا